tó ní a máa sàfọ̀mọ́ ọlọ́run káàmà ti sójú káàmà ti tẹ̀sùdóró káàmà ti tààmìdù lẹ́rí pé ẹni bẹ́ẹ̀ ọyẹ káwò kó kí ní ṣe nígbàtọ́yẹ́pọ́lọ̀ pẹ́ta gbogbo nǹkan ó gbé àmàláìkà tí wọ́n máa sàfọ̀mọ́ wàlíyà wàlí nẹ́tòtòlérò èyí ò láwọn àfáàrí àwọn ẹni ọlọ́run tí wọ́n ti tún tún wọ́n pé نتمسون حين تزبهون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تزيرون Ọmọ àwọn ayà táwọn ẹni ọlọ́run rí ní ṣẹ́bí gbẹ̀gbẹ̀ rẹ̀ lẹ́tàmà kúra wájọ́, támà dákọ̀ ká máa dákọ̀ ọlọ́run lọ́sàn tọba tó bèèrọ̀ lẹ́ kakúra wájọ ká máa dákọ̀ ọlọ́run pàlọ́lọ́pàá àmàláìkà akọ́kún bẹ ẹgbẹ́ ní àúlà ìlàhánsì níbi tọ́lọ́run wà níbi àtàfin ọlọ́run gẹ́gẹ́ ni wọ́n ń sọ ọlọ́run má ní gbogbo ìgbà Wàkùnjí abẹ́ ìdáhùn mẹ́lẹ̀ ha pẹ̀lú ìdájọ́ ọlọ́run ó sì máa ṣẹlẹ̀ lódodo pẹ̀lú mẹ́jẹ̀ ẹ̀mù kẹ́nikẹ́ni tó bá mú nínú àwọn orúkọ ọlọ́run táwọn màláìkà mú ẹgbẹ́ bá mú ṣùgbọ́n tọ́bá ti wé ti níbi ìfẹ́ tí ó wí dé tọ́bá ti wí tó ti kò ń bẹ́ẹ̀ tọ́rọ ohun fẹ́ pé wí àwọn ìmọ́lẹ̀ kan gbọ́ sára rẹ̀ pẹ́lú àwọn ẹni ọlọ́run mẹ́bá ti rí ó ti mọ̀ pẹ́lú ìbí ọba fẹ́ dé nì ó ti papọ̀ máa màláìkà tẹ̀lé ẹ ẹjọ́ ẹgbẹ́ ohun ni ọpẹ́ tí tọ́bá ti jẹ́ pọ̀ mọ́ta màláìkà tí wọ́n bẹ ní àlàárà sí ọlọ́run táwọn náà ń pọ̀ lọ́run máa lọ́kùnrin rẹ̀ bá ti pàdé pọ̀ ọgbọ̀dọ̀ tí ẹ̀sàn ṣe ìlara lọ́gbẹ́ bá máa rí lé àwọn ẹni ọlọ́run tí wọ́n máa ń dá ọlọ́run ní gbogbo ọgbà mẹ́mà ń bẹ láyé ìmímímá ọlọ́run wọ́n máa ṣẹlẹ̀ nínú ilé wọn kọ́dà tí wọ́n bá tún sí láyé wọn yọ́ dàrí ẹni tí wọ́n ń bẹ láyé ni torí tí wọ́n ti ṣe nínú iṣẹ́ ọlọ́run tó bá àmàláìkà bàbá wọn tó bá àmàláìkà ń ṣe tí wọ́n bí ń ṣàpọ̀mọ́ ọlọ́run á rí ní gbogbo ọgbà nìmọ́lé ọlọ́run ga sí nítorí ọgbà tọ́lá ọlọ́run ga sí ẹni tọ́lá mú tẹ̀sì bí ó tóhun náà mú kàmílù tí ń dápọ̀ ọlọ́run tí ń bẹ lọ́run tí ń pè ọlọ́run àti nítorí ọgbà náà lọ láti ẹ̀nà ọmọ ga sí wà kí ilẹ̀ àlàmútò lè rẹ̀ ọ̀gbẹ̀ ọlọ́njọ́rọ̀ ọjọ́ tó pẹ́. Tó jẹ́ pàwọn bàbá wá sí tẹ́lẹ̀ nínú Islam, alágbàlá tó tàà sí lọ́sùn, alẹ́ ìtàà sí lóru, àti tààrọ̀, àti tìrọ̀lẹ́, táwọn kan bú wọn nítorí ẹ̀ tí wàhálà wọn pẹ̀, wọ́n sọ tàlá sí lọ́sùn, wọ́n sì tẹ́lóru, akúnlẹ̀ kàdá àti jímẹ̀, àwọn ọlọ́pàá, ọ̀fà ńlá náà rẹ̀ tẹ̀ sí ẹlẹ́ni, wọ́n ti bá wọn fún olóòpàá tó dà òdíyà bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni kò sí sí bàbá ọlá ti kó táwọn ẹni ọlọ́run ti ṣe àwọn ẹni ọlọ́run kàdá láti tí àwọn náà fẹ́ ṣe الذين يعملون العرش ومن حوله يسبحون بحمد ربي ويؤمنون به ويستجمعون للذين آمنوا ربنا وسيت كل شيء رحمة وهما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وكفهم مكاب الجيم الذين عملوا النار شرعا الذين يعملون النار سرمن حوله الذين يعملون يسبحون بأمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رمسا وعلما واغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ومن الذين يعملون العرش àwọn tó jẹ́ àyà ara ìṣẹ́ ọlọ́run lọ́wọ́ táwọn bá tàbí ẹni pé a fẹ́ máa pé kí lọ́lọ́run tí ń jọ́ láti jẹ́ ì kí ní jọ́ ò ti tán àbàfin ọlọ́run tọ́lọ́run gbé in tí wọ́n ń ṣe mẹ́ kí ni wọ́n ń ṣe àwọn lẹ̀sí ilẹ̀ àmì ìlú nẹ̀rà àrùsà àwọn tí ó tí àlẹ́ ara ẹ̀sẹ̀ ọlọ́run lọ́wọ́ wọ́n máa ní àúlà fún àti gbogbo tó tó máa àlẹ́ ara ẹ̀sẹ̀ ọlọ́run Yóò jẹ́ ìpẹ̀lú àmúdìrọ́pì ẹ̀rẹ́. Kò tí tó ń ṣe jù pé wọ́n máa ń sáfọ̀mọ́ ọlọ́run lọ. Àfọ̀mọ́ ọlọ́run làá màláìkà ṣe, àjẹ́wò ènìyàn náà, tọ́bá fẹ́ kọ́ láàrin ọkàlẹ́, tọ́bẹ́ kọ́ láàrin ọdọ̀lá,

lọ́kọ̀ọ́lọ́ iná ní gbogbo nǹkan wọ́n pàtíta àtúká nígbàgbọ́ sí kọlọ́run tẹ̀sílù tàbá ń ṣe tààlélù tàbá ń ṣe tààmìtù tàbá ń ṣe kágbà tó bí wọ́n ti ní orí un bẹ́ẹ̀ ní orí tọ́rọ bẹ̀rẹ̀ sí ṣe lọ. Wọ́n ẹ̀ ṣàkìbírò òun ní láti lẹ́lẹ́bí ìdáhàmànà ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run táwọn èèyàn ọlọ́run tẹ́rẹ alẹ́bí ìdáhàmànà tàbí ti gbọ́lọ́run gbọ́ tẹ́rí kò sẹ́bí kúfùrù nínú ọkàn wọn ọkàn wọn ọ̀dá òtù pẹ̀lú ọlọ́run máa wọ́n jẹ́ tọ́lọ́run bá ṣe torí bí wọ́n ti ní gbàgbọ́ pẹ̀lú ọlọ́run wọ́n ti pẹ̀lú ọlọ́run lọ́pẹ́ ìrìn màláíkà ká máa tọrọ àforíjì fún wọn. Fọ́nà wọ̀n fún ìtàkùn lọ ní kẹ́ àtànú ẹ̀ ti ń bẹ nínú òkè ọlọ́run, ìkẹ́ ọlọ́run gbáyìí mímọ̀ ọlọ́run báyìí mẹ́nìkan rán ara fún ní mímọ̀ tí ó sábátúndébì ìmọ̀wé àwọn akẹ́túndẹ̀ẹ́bẹ̀ lọ sábátúndébì ìmọ̀ sí ọwọ́ àwọn akẹ́túndẹ̀ẹ́bẹ̀ lọ ìmọ̀ ọlọ́run pọ̀ àmẹ́ni ọba fẹ́ rí mímọ̀ yìí láìláà الله الله إله الله إله من شاء الله أستغفر الله وأنا المال ni bàbá fi gbé àwọn àdúkì lóríṣiríṣi tó bá máa fi kí ọlọ́run tọ́jú máa rẹ̀ ara ìtì ọlọ́run làwọn pátá máa ń lọ dábìjọ tó sáàwẹ̀ yàtò mọ́ àlè mọ́hámàdì àtàtàzí ilé wa dábìjọ tó sáàwẹ̀ yàtò mọ́ àlè mọ́hámàdì Alẹ́gbẹ̀gbẹ̀ ayọ́mà pé sáré àdúrò àfáwótẹ́, àfòdàtẹ́, àti ìkẹta ní ìpẹjọ ọlọ́run lọ, sáré ẹ̀tùn náà. Alẹ́ Mọ̀hámàdì àtàrí ìlà. tí wọ́n ń ṣe ní kàábà ogun ní mẹ́lá ara lọ kàábà àwọn tẹ̀sìlíhù ni àwọn tààmìdù ni ẹwà orí kàábà tí ń ga ju ẹwù bí ìdẹ̀ tó ń tó àrísí àwọn bàbá wa náà bá ń rí báyìí àzáyì fọlọ́run lẹ̀ ni àzáyì padà ní gbogbo ìyàlọ́pàá bàbá wa ní láti dé wáàzì wọ́n ní ẹjẹ́ àdìrí ẹjẹ́ àti ọlọ́run ẹjẹ́ àfọlọ́run tóbi nínú ìbú bàbá wa tó máa rí Àtún náà ṣẹ́gí, ṣẹ́gí fèrò lá, láìláìlára. محمد رسول الله الصلاة والسلام على خير ألف الله سيد الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير ألف الله سيد الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على غير خلق الله عبد من الله لا إله إلا الله رسول الله الصلاة والسلام على غير خلق الله عليه كتاب وتبع سبيلة ربي وشرك الجميع فاغفر للذين تابوا واتبعوا سبيلك وفهم عذاب الجحيم Àtìdọ́lẹ́ ẹ̀kẹ́ tí wọ́n máa fọ́lọ́run máa, ẹ̀kejì wọn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀kẹ́ ẹ̀ta wọ́n ti máa wá burúkín sáwọn mọ́mìnì tí wọ́n sin lọ́wọ́ lẹ́yìn náà wọ́n máa tọrọ ọ̀kẹ́ àwọn tọrọ mímọ̀ fún wọn nínú gẹ́gẹ́ bọ́n se lẹ́gbẹ́ wọ́n tún máa tọrọ àforíjìn wọ́n lè lẹ́dí ilẹ̀ sáàdùn ẹnikẹ́ni tó bá túbá nínú bí ọlọ́run ní kí ẹ ọ́sẹ̀ kọ wá ṣe pé mo tí máa ń túbá ọlọ́run bí àmàláìkà kankalẹ̀ wọ́n máa tọrọ àṣà àṣà ìgbẹ̀rẹ̀ Mọ́bíyà jẹ́ wọ́n, àbára ni wọ́n, àbára ni wọ́n, ọlọ́pàá ni wọ́n, ọlọ́pàá ni wọ́n fi ń fi ti wọ́n lọ́wọ́. Ọlọ́pàá jù wọ́n rá. Ọlọ́pàá jù wọ́n rá padà sí ibú. Ó ti kẹta wọn ẹni àná. Ó ti rí bá wọn ẹni àná. Wọ́n fọ́lọ́un máa. Wọ́n fọ́lọ́un máa. Wọ́n fà òfin kàkí kẹtẹ. Wọ́n fi nǹkan sí ìkẹtẹ. Láàrin ẹ̀nà fẹ́ tẹ. Ní ẹ̀bá fẹ́ tẹ. Ní ọkọ̀ alùkùránì tẹ. Ní ọkọ̀ alùkùránì tẹ. Ó fi kìrì tẹ. Ó fi kìrì tẹ. Ọlọ́run kọ́ wọlá bẹ́ẹ̀. Ìkápadà sí bú bá sọ̀rọ̀ ìta. Ìkápadà sí bú bá sọ́rọ̀ ẹ̀rẹ̀. Májẹ́ ọkà wà bá wa. Aláyà tó bí wọn. Aláyà tó bí wọn. Aláà bàbá. Aláà wọn. Aláà wọn àpá wọn. Àìsí ilé àǹkẹ́ ọba mi ò lọ wa. Jẹ́ fèrò wa foríjì wa o. Mẹ́sẹ̀ bínú sí wa. Gẹ̀fòrò wa foríjì wa o. Mẹ́sẹ̀ bínú sí wa. Gẹ̀fòrò wa foríjì wa.

ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة وظلها ثابت وفرعها بالسماء ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أشرها ثابت وفرعها بالسماء أكلها بها ويضرب الله لمطعل للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة لجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الصابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء اللهم اغفر لنا ألم تر كيف ضرب الله مثلا Àwọn àpèjú ìdọ́lọ́run pé kalẹ̀ kẹ́lẹ̀ tí máa rántí ọlọ́run, eré ń ti tẹ̀sìbíhù, ní ń dákọ ọlọ́run, àwọn àpèjú ìpéyàn lè gbà. Tí ó fi rọ́lọ́run mú, tí ó fi rọ́lọ́run dì mú, tí ó fi rí nǹkan Tàmídù bá ń ṣe gbọ́lọ́hùn kan lọ́dọ̀ ọlọ́run tó tẹ̀mọ́ ọlọ́run, ẹgbẹ̀rẹ̀ ẹ̀bá ń kí ọlọ́run bẹ́ẹ̀, inú ọlọ́run wọ́n máa dùn yóò sì máa dùn tí ó dùn mẹ́yàn Wọ́n yẹ̀ náà ní ẹbá ń dákọ̀ ọlọ́run. Tàgàgà àti ìfáyì bá sí ìyí. Wọ́n yẹ̀ náà gẹ́gẹ́ bí igi ìtẹ́ ní ìdákọ̀ ọlọ́run, tàbá ń dákọ̀ àyèdè wé ọ̀gẹ̀dẹ̀ orípọ̀gẹ̀dẹ̀ a máa dò ìdá akọ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run wọ́n dà gẹ́gẹ́ bí igi ìfẹ́ tó dùn ká lè ráfẹ̀ jú fún àní gẹ́gẹ́ bí nǹkan tó tàn lọ́dọ̀ ọ̀sìnrẹ́ náà bọ́yọ́ máa rẹ̀ ní tó lè ní ṣeré lọ́dọ̀ ọlọ́run sí lọ́dọ̀ ọlọ́run nù báyàwó rẹ̀ ni tọ́pọ̀ mọ́ ju mọ́kọ̀ ọlọ́run ìfọ́lọ́run ọba máa ní tí máa dùn mọ́ ọlọ́run èyí tó ní wọ́n yá lè nìbí tí ń bọ̀ ọmọ bẹ́ẹ̀ ni kí ọmọ àdáàpọ̀ ọlọ́run a máa dùnmọ́ ọlọ́run púpọ̀. Àfìlú ààkùn láti tún òun rọ̀fàrí àwọn ààrẹ ìsàmì ẹgbẹ̀ ààbẹ̀ bí ìwò tí ẹ bá ṣe rẹ́pọ̀tọ̀dọ̀ ọlọ́run ní ọlọ́run láti ń kí ọ̀dọ̀ ọlọ́run ní ọmọ lọ lókè lókè lọ́dọ̀ ọlọ́run ní ọmọ lọ torí tẹ́tẹ̀ mú lé orúkọ òun yẹn ọlọ́run ló ti wá tí ẹ̀mà pé ọlọ́run ọ̀dà bí àwọn ènìyàn àmáwọn tí ó súnmọ́ lọ́run jù nínú àwọn mẹ̀láíkà iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́yẹ bá ti wá bẹ̀rẹ̀ sí ṣe yọ́ máa lọ kan lọ́run lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ tẹ́ta ẹ̀ṣẹ́ ní lọ́gbọ́jọ́ bára sí tẹ́yẹ bá wọ́n ń ṣe lọ ọ̀bẹ̀rẹ̀ sí ṣe lọ tọ́ndá ọlọ́run tí ò ṣọ́ tí ò ṣe mọ̀mẹ́ tí ò ṣe jìkí tí ò ṣe jíríkù Bọ̀ bá ti bẹ̀rẹ̀ sí ìwò ìbọ́ bá ti jẹ́ ọkọ̀ mọ́ta màláíkà. Wọ́n orí kọ́ ìyàtọ̀ láàrin ààrẹ síra rẹ̀, wọ́n orí kọ́ ìyàtọ̀ láàrin àwọn èèyàn, wọ́n orí kọ́ ìyàtọ̀ láwùjọ, ọlọ́gbọ́ wọn náà ti ìyàtọ̀ lọ́dọ̀ ọlọ́run tó fi ń dákọ̀ ọlọ́run. A ti lo àwọn àṣà àti ètò. Ọlọ́run tí a máa ń dá láti túnmọ̀ ní tí wọ́n fi ókú láhá kò láhí ní ìgbèdé ní rọ̀bìá. Èèyàn wá lè rákùn ókú Ọlọ́run, èèyàn lè ráfà ní ókú Ọlọ́run jẹ, àti kí èèyàn ó ti ní mímọ́, tí èèyàn bá fẹ́ bẹ lọ́run, kó jára rẹ̀ wà ní mímọ́, mímọ́ ẹnu, tí ń bẹ nínú tí Ọlọ́run fi gbàdúrà rẹ̀. Mímọ́ àníyàn, kọ ìbẹnu tàbí àyẹ̀ ń sí ń gbà tí wọ́n ṣe dáadáa táwọn òbí rẹ̀ méjèèjì ìbẹ̀ nínú tàbí àmì ń gbà tí wọ́n ṣe dáadáa tọ́jà rẹ̀ ìbẹ̀ nínú tàbí àmì ń gbà Bẹ́rẹ̀ ni kọ́lọ̀ òun fi fi fún yẹn. Wọ́n yẹ dèrí bó ń lọ wọ́n lè àmọ́sáàlà náà sí láàlá òun pẹ́ kalẹ̀ ní Ṣẹ̀lẹ̀bá wá bí sọ nínú wákà wá pé à sí kìí ní ìtùnínú àríkẹ̀ẹ́rẹ́ lọ́rínú. Àbáta sí kìí àtọ́wà ọgbà. Àríkìí ìtùnínú. Ìtùnínú kèrè Láta àti kèrè àdúrà ọgbà ọ̀rọ̀. Àkíta àti kèrè káwà yàgbẹ́ ọ̀rọ̀. Àbájá màlàtà àó yàgbẹ́ ọ̀rọ̀. Àbíkèrè ìrìnlọ́nà lẹ́sẹ̀ mọ́ta ó yàgbẹ́. Adébẹ̀rẹ̀ ní ẹ̀sọ́ nínú. Kéta ti kèrè káwà yàgbẹ́. Adébẹ̀rẹ̀ ní ẹ̀sọ́ nínú. صدق الله مولانا العظيم وبلغ رسوله صلى الله عز وجل عن ذكر طعامي وشرابي Àníbò Muhammadu, ọjọ́ ìwọ̀ àníbò dáadáa. سلام يا ربي صل على محمد وسيدك يا نبي محمد على ربي صل على محمد وسيدك يا نبي محمد Olúwa tó fún ọ tọ́lọ̀gá ọmọ mi náà olùwà tí ó kọ̀ọ̀ tọ́lọ̀gá ọkọ̀ ìta ìdúró Muhammad nínú gbogbo àwà ẹ̀dá àtàlá tó tó pọ̀ tọ́lọ̀gá mú sí tàbá tọ́rọ Àlẹ́ ọmọ ìyá àrẹ̀ ìrẹ̀lẹ́ àlàmọ́ محمد وسيد سعد نبي sí ọlọ́run púpọ̀ ọlọ́run ló jẹ tó wọ́n máa ń jẹ lọ́rùn ní ẹ̀bá wá oúnjẹ tọ́rọ òun máa jẹ sáà máa dákọ ọlọ́run ní gbogbo ọgbà gbogbo ọjọ́ bá lè máa bí kí ọlọ́run ni ọmọ bí kí ọlọ́run gbogbo ọjọ́ bá lè máa bí bí ọlọ́run tóbi ni ọmọ bí kí ọlọ́run tóbi Yọmọ ìgbẹ́kọ̀ọ́ ní àtàmùdó bìtàmì wà ṣàbùdó ríṣàbí. Àníbìnrin ọlọ́run ló ní kí máa dákọ ọlọ́run Ìwọ́n ọlọ́run ó di ti ẹ̀ kọ́ wọ́n máa fún ló jẹjẹ nínú oúnjẹ tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run. Àwọn oúnjẹ ẹ̀rọ ní bẹ lọ́dọ̀ ọlọ́run, ìfọ̀kànbalẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ bá ń dákọ̀ ọlọ́run kò ní máa wò hàràhàrà. Bẹ́ẹ̀ bá ń dákọ̀ ọlọ́run ìnáwó kan ò ní bà láyà. Ayébẹ̀lú ògbọ́ ọlọ́run, ọlọ́run ó ẹni tí máa ń dá kọrọ nínú oúnjẹ tọ́rọ wọn máa fún ọdẹ ẹ̀kọ́ sí òní ìtì orí ọ̀rẹ́wà lè jẹ́ kí ọkọ́ má láti ẹ̀rí nínú oúnjẹ tọ́rọ láàrínlẹ́bì lọ́lọ́wọ́ máa fẹ́ di tí máa ń dá kọrọ oúnjẹ náà ni wọ́n máa ń lam kúrò ní àfàmùtò bí tààmì dúlé àwọn àṣọ́rọ̀tò bí ṣọ́rọ̀ bí i wọ́n tọ́wà máa yàgbẹ́ tó lé àwọn ogun ní kàràmújẹ tí ó pa rẹ̀ ní ká ní ọmọ ilé tọ́lọ̀ fẹ́jẹ gọ́ọ̀nà ìkó tí ó tẹ́ láti kọ̀ yí fún ẹ wàhálà tọ́lọ̀wọ̀n ó kú sí lóòtàn lọ́kànù ẹni tí ìbá dá kọlọ̀wọ̀n tí pa rẹ̀ ò ní ká tọ́lọ̀wọ̀n ó bì sí lọ́dọ̀ ìyàwó tí pa rẹ̀ ò ní ká ọlọ́wọ̀n ó bì sí torí bí kọ̀ dá kọlọ̀wọ̀n àwọn tí ò ní máa dá Nítorí bẹ́ẹ̀, bàbá mẹ́ pépé rọrùn. Bàbá mẹ́ pépé rọrùn. Ká máa dákọ̀ lọ́run. Ká máa dákọ̀ lọ́run. Bàbá sí láàárọ̀. Bàbá sí láàárọ̀. Bàbá sí lọ́sàn. Bàbá sí lọ́sàn. Bàbá sí lọ́sàn. Bàbá sí lọ́sàn. Bàbá sí lẹ́lẹ́. Bàbá sí lẹ́lẹ́. Tí èèyàn bá ń dákọ̀ lọ́mọ ọba ti ìbú wà látàrà ìlàhà ربنا Nítorí kò lè bá ti ènìyàn. Kò lè bá ti ènìyàn láyé. Tí ọba ti wèrè báyé. Ẹni tí ọba ti wèrè báyé. Kò lè ráyé ṣe. Kò lè ráyé ṣe. Tí ọba ti wèrè fún Ọlọ́run. Tí ọba ti wèrè mọ́lọ́run. Ọgbẹ́ àwẹ̀. Ọgbẹ́ àwẹ̀. Ìbẹ̀ náfílà ọdàmà rẹ̀ kò lè rí ọlọ́run mú ọlọ́run mú ọlọ́run débi kí wọ́n máa kúrò sí lọ́run wọ́n náà sí lọ́run dámà kó wọ́n máa kúrò sí lọ́run ọlọ́run débi káwọn èèyàn máa ọlọ́run débi káwọn èèyàn máa bú ọ àmà ìbú náà ti bá bàbá wa darí ọlọ́run wọ́n pẹ̀jú sí ìjọlẹ̀ owó wọ́n ẹ̀rọ máa dákọ̀

ká máa padà sẹ́yìn yóò ká máa padà sẹ́yìn yóò ká máa padà sẹ́yìn yóò kí ń tẹ́ ìdókò pọ̀lú ká máa padà sẹ́yìn yóò Mọ̀dára ẹ̀yìn wọn ká máa padà sẹ́yìn ká tí ń tẹ́ كبير الله عن الله أكبر أنا قد أقول أنت لك الله أكبر tí a tún lẹ́ẹ̀kan sí الله أكبر كبيرا الحمد لله كثيرا بكرة سبحان الله بكرة وأصيلا اللهم صل اللهم صل على سيدنا على سيدنا محمد محمد وآدم وآدم ونوح ونوح وإبراهيم وإبراهيم وموسى وموسى وعيسى وعيسى وما بينهم وما بينهم من النبيين والمرسلين والمرسلين صلوات الله وسلامه عليه أجمعين Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àgbà bàbá wa àgbà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àgbà bàbá àgbà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lérí orí tọ́lọ̀ ń ṣe yìí. Orí yìí pọ̀. A sì máa lórí. Ọlọ́mọdé náà takú báyìí. Ọ máa ga sí ní. Ẹmi bàbá ó kú. Ọ̀pọ̀lọpọ̀ lábẹ́ ara. Àti gbàdúrà. Ọmọ sàákí ń gbà ká. Lọ́lá sọgbọ́lọ́ Ismail. Àbáwà Ismail. Tí wọ́n ti wá sí fún wa. Ti wá sí fún wa. Wọ́n lórí zíkìrí. Wọ́n tọ̀ lórí àzíkìrí. Wọ́n ti mọ́ àwọn ẹ̀jẹ́rí wá púpọ̀. Wọ́n máa ẹ̀jẹ́rí wá púpọ̀. Torí tí àbáwà Ismail sọ wọn náà. Ṣé ìdá àbáwà sọ ní náà? Àwọn náà sọ kí lọ́dọ̀ bàbá. Àwọn náà sọ kí lọ́dọ̀ bàbá. Èmi náà ní nǹkan mí ìmá. Àwọn náà ní nǹkan mí tí tí bàbá wa tí a ń bẹ̀rẹ̀ nínú rẹ̀ yìí ní bàbá máa ṣe àdúwà lóru wọn a máa jíwa tí bàbá bá bẹ̀rẹ̀ àdúwà látàlẹ́ àwọn ti sùn lọ tàbá fẹ́ sùn àwà sáwá sí kọ̀ níhìí bàbá tó máa wá wá káàkiri gbogbo ọ̀nà mọ́sálásí bí wọ́n bá ti bá wa wọ́n wà kó mi dání wọ́n máa wá wọn mi lẹ́wà lérí lórí pé àyè ibẹ̀ ni bàbá ti fi kọ́ wa pé a máa ṣe àìsùn ni kò sì sí ẹni tó gbọ́ bàbá kọjá tó bá ìpàmì rẹ̀ bá dá tí ò ní jẹ́ pé àwọn kankan máa bẹ lára rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ká fẹ́ràn ká máa gbà àwẹ̀ ọlọ́run bàbá wa púpọ̀ gbogbo ọmọ tó bá sì kọjá lọ́wọ́ wọn tí kì bá tẹ aláwẹ̀ ẹja fọ́ra sí wá fi dókò ní nǹkan ma wá sọ wa ní ọwọ́ àtẹ́sẹ̀ ni àwọn ọmọ tó bá jẹ́ pípé àníyàn dáadáa náà fi mú wá tó náà láníyàn dáadáa tó gbọ́ ẹ̀kọ́ tó gbọ́ tó bàbá wí yọ́ mọ̀ ìpé bẹ́yẹn bá gbé àyín tó gbọ́dọ̀ ya láàwẹ̀ àwẹ̀ ipò púpọ̀ lọ́rọ̀ bàbá wá débi pé wọ́n máa bú wọn gẹ́gẹ́ bí tí àrájẹwà Ismail tọ́ nìsín ìbú ipò kọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kan tẹ́lẹ̀ lọ́dún kan ẹnìkan náà wọn tó jẹ́ ajíwájú wa níhìn tí Ọlọ́run mú lọ tọ́dọ̀ Ọlọ́run ní kí sáúdé à ń pè àfáwọn náà ní Báṣàrù Yusuf رحمه الله تجمده الله برحمته أبا بشر يوسف أجينا وتتعصر على ربضا يلونا بنا التياوي àmá àwọn kan lọ́bẹ̀ rẹ̀ sí dìde wọ́n ní torí pé àwẹ̀ wọn lọ́rùn tí wọ́n àtìjẹ́ oyé wọn jọ́nà ìpé ń kàn àsìkò ọlọ́run tó fún àfáà náà lọ́lọ́run fi mú lọ sọ́dọ̀ ó sì kú dáadáa nítorí pé ó sin lọ́run dọ́dọ̀ ọlọ́run ó sin lọ́run kú ni ọlọ́run sì gbà á lẹ́rú tó ráwọn àpẹẹrẹ fi hàn pé ọlọ́run gbà fáfá ṣàrù lẹ́rú nínú bákan náà nínú tọ́lọ́run fún bàbá wa ọ̀nà ní kádìdì ìpayẹ náà sílà lóru nínú tọ́lọ́run Qur'an bàbá wa yẹ́ fi ṣe gbà tó bá dínú àwẹ̀ nìkan gbogbo ìgbà gbogbo ọmọ tó bá kọjá nínú tí kí bá ṣe àtìláwà alùkọ̀rọ̀ á ní ìmọ̀yán fi kí ni èrò toríkọ̀ gbọ́ ẹ̀kọ́ kò gbí ẹ̀kọ́ mú ẹ̀kọ́ rárá bàbá náà ní agbáwẹ̀ fẹ̀yẹ̀ná fílà lóru àtìláwà alùkọ̀rọ̀ á ní tẹ́tù bàbá wá ṣe náà ní inú ọ̀sẹ̀ bí bàbá ti máa ń jógùn àbí tí ó máa bẹ̀rẹ̀ ọ̀rágbẹ́ra wọ́n á jójójójójó ń kọ́ àfi tí wọ́n bá sọ yí pé ẹ̀sà báyìí ẹ̀sà báyìí wọ́n á máa láti ní mórí á sì lọ wọn dáadáa mọ̀rúkọ ọlọ́run lọ́wọ́ wọn dáadáa kọ́rọ̀ bàbá dáwọn àṣírí ọlọ́pàá dáadáa tí ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n máa ń sàá táwà náà bá lọ́dọ̀ wọn àmọ́tàwọn àgbàlagbà ní tó jẹ́ àwọn ẹni ọlọ́run tó jà sí pé eléyìí wọ́n fi súnmọ́ ọlọ́run wọ́n fi jẹ́ ẹ̀jẹni ọlọ́run látara báyìí náà fi wá rí ilé ọlọ́run wọ̀ ọlọ́run ló dé yìí Kéèsẹ́ pé ìbẹ̀rẹ̀ pàá fi rí wọn àbábírójú wọn ẹ̀yìn ẹjá gbogbo àwọn sáà torí bí ní ṣe jẹ́ a ní àbáwọn tàà ń wò nílẹ̀ yìí, àbáwọn tàà ń pè léyàn nílẹ̀ yìí lónìí, tàbáwò wọn dáadáa rí bí ọ̀pọ̀lọpọ̀ wọn ògùn ní hàn lára wọn. Ìjẹni Ọlọ́run sí kìí àbádúrà pọ̀ lára wọn ẹ̀wọ́n àwọn òfin ní nọ́mbà àti òkùn ni wọ́n ń pè ní kẹ́yàn mú nọ́mbà àwọ́wá ti mọ nọ́mbà mú tó kò sí bá ti lè ṣe àjò tó nà ní àrí ẹ̀kọ́ púpọ̀ lára bàbá wa púpọ̀ bàbá wa náà ló wá fi yé wa ipé tàbá wo Al-Kùránì àrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ọ̀nà ń bẹ tàbá wo lóòrùn túra sí àbá wa Alhaji wa Ismail tàlékún rárá fún wọn tó ń sàtẹ́ yìí ní ìparí Suratu Gáfírì kó ní ìparí sóràtò zumar níbi tí àwọn òbílẹ̀ mẹ́sí ọmọ ìsìnlẹ̀ rahman rahim wọ́tẹ́rẹ̀ mẹ́lẹ́ẹ̀kẹta haifina min haulẹ̀ àríkì يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وترى الملائكة حافين من حول العرش يسبحون بأمر ربهم وقضي بينهم بالحق وقيل العبد لله رب العالمين Ọlọ́run ni ó rí àwọn màláíkà tí wọ́n máa sáré lọ sáré bọ̀ wọ́n máa yípo alára sí òun ọlọ́run yóò tẹ́ òun ẹ̀dá mẹ́rọ̀ ọ̀tẹ́ ẹ̀rẹ́ يا نعم. وقيل الحمد لله رب العالمين وبعض الذين الذين يحملون العرش الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستكبرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وكهم عذاب الجحيم àwọn àyà méjèèjì a rí ní pé takọtabo ni wọ́n ọlọ́ni ó rẹ̀ àwọn màláíkà tàbí wọ́n máa ń yípo ó wà kò ní sí alẹ́dínlẹ̀ ìyá mílíọ̀nà láríjà àwọn tí wọ́n gbé àlára sí ọlọ́run dání àti àwọn ààpẹ̀ láríjì yàtọ̀ sí àwọn àmàlẹ́tò ọ̀tọ̀ làwọn tí wọ́n gbére àlára sí ọlọ́run dání wọ́n yá ha nílò ọ́ríṣẹ́ rọ̀ bíkà fọ́ọ̀tọ̀ ohun yóò mẹ́rin fẹ́lá Wọ́n yá ha nílò ọ́ríṣẹ́ rọ̀ bíkà yóò mẹ́rin fẹ́lá Àwọn tí àṣẹ alẹ́rìnà ya nínú àlàáríṣà mẹ́jọ làwọn àwọn tí wọ́n bí àlàára àti ọlọ́run dá ní ọwá ní wọ̀ mẹ́rin àti lẹ́yìn àwọn tí wọ́n gbé àlẹ́yára ti dá ní ó tún wá kó àwọn tí ń bẹ létí àlẹ́yára ti àwọn ọ̀pọ̀ kàlẹ́yára ti tí wọn àwọn ọ̀tàwọn eléyìí ni ọ̀kan Ìjọba wọn náà yóò ní wọ́n ń bẹ̀rẹ̀ bí i. Ọmọ wọn ni wọ́n fọ́ ọ̀rọ̀ wọn ọba wọn máa pẹ̀lú pé wọ́n ń dúpẹ́ fọ́lọ̀wọ̀n náà. Orí lóòrùn náà bí i. Wọ́n ti gbọ́lọ́wọ̀n ọba náà gbọ́ ni wọ́n fi ń ṣe bẹ́ àṣẹ́ká tó lẹ́gbẹ́ tàbí bí wà gbọ́dọ̀ ní ìmánì. Ìmánì làkọ́kọ́ tàbí bí wò wúlò bí ìgbàgbọ́ rẹ̀ ọba dúró wọ́n yóò nínú wọn nẹ́bí yìí wọ́n pẹ̀lọ́ wọn ọba wọn gbọ́nà kí wọ́n tó máa ṣe tẹ̀sì bí ihò. wọ́n yẹ tàkírù òòlù ní lẹ́kìnà àmàlù. Bẹ́ẹ̀ bá wá ń ṣe tẹ̀sì bí ihò náà, bọ́ bá ti ń tọrọ fún ààrẹ ọgbọ́dọ̀ máa tọrọ fáwọn ẹlòmíì. Àgbàtí bàbá wá fi kọ́ wa nù ní káàkì àdúrà fẹ́lòmíì. Wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà, wọ́n ṣàdúrà fáwọn tó bí wọn. Wọ́n ṣàdúrà fáwọn àlùfáà wọn, ọ̀dọ̀ wọn ni mo ti mọ̀ pé àáfíà fẹ́ẹ̀ ní ṣáájú gbogbo tábàtì. Allahu Akbar.

níbi kíbi lórí gúnmẹ́rẹ̀ ẹ̀yìn ayé tó ẹ́kẹ́ wọn ò mú kánmọ́kán ọlọ́run ni wọ́n ń ṣe wọn ò sì kó ìdọ̀tí máa mímọ́ tí ń bẹ lọ́wọ́ wọn aláwọ̀ ọ̀pàgbẹ̀ fẹ́rí Àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọ̀yẹ̀kó lẹ́gbìnà níbi ìgbẹ́sẹ̀ àwọn ẹni tí wọ́n gbé wá àwọn tí wọ́n tọ́ wa ibi tí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ẹni wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ọ̀pẹ àwọn ẹni dájú lókòlú wọ́n pè wọ́n ló mú bọ̀ wọ́n pè wọ́n láláì mọ̀kan wọ́n gbà pé wọ́n nímọ̀ èrí wọn pé fọ́mọ tí wọ́n ń ṣe wọ́n ṣe ọlọ́run sì gbàgbọ́ wọn wọ́n kì í lẹ́kẹ̀ẹ́ وآباتهم mọ́sí àbáwà tó wọn níbi arábẹ̀ jẹ̀yìmì mọ́sàtọ́ wọn mẹ́jẹ wọn wọ náà nínú jẹ̀yìmì rẹ̀ ọlọ́run mọ́sàtánú wọn bẹ̀. àtẹ́tọ́ bá ti ṣàzọ́ ọ̀bẹ́ni fi àzọ́ náà ti tọ́bẹ̀ wọn ní arọ́bà náà. wàdìfílẹ̀ oúnjẹ náà bí àdìní ní ilẹ̀ ìwádìí Alẹ́sí wọ́n tẹ̀wọ̀n tí wọ́n lọ́wọ́ bá ti àdéhùn fún wọn. Máa sọ́lá mi ní àbà iye. Gbogbo ẹwọn tí ó bá wá kẹrẹrẹ nígbà àwọn bàbá wọn tí wọ́n lo ayé rẹ̀ tí wọ́n kúkú kú bẹ́ẹ̀ lọ́mọ́sàdà wọ́n pọ̀ sínú àjẹ́ mọ́tàbà bí wọ́n sínú àjẹ́mẹ́ àájí ní iná tààtàlẹ̀ àdíìsù lé àbí ọlọ́wọ́ bá rà àzíìsù wọ́n lọ́bọ̀ olùgbórí kàyàkàyà ní ọ́rà hákímọ̀ ọlọ́ ọ̀jọ̀gbọ́n ni ọ́

fi àwọn tí wọ́n gbé àláàtí ọlọ́run dúró fi tẹ̀ àwọn tó máa pé kò ṣàwó ọkọ̀ ṣẹgbàgbọ́ ṣàwó wọ́n pọ̀n ọkọ̀ ọlọ́run láàáfí tẹ̀ nǹkan àwọn ẹni ọlọ́run láàáfí àdúwà fún láàáfí tẹ̀ bọ́bá fi léyìn ìtẹ́ orí pé ọjà sí ibi tó dá àbáwọn ààfẹ́ láàárífì wọ́n pọ̀ òǹkà wọ́n pọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn eléyìn làwọn tí wọ́n ń tàwá fún àlàárẹ̀ sí ọlọ́run àwọn àgbàlagbà ọmọdé wọ́n ti ṣe àti tí wọ́n rí tí wọ́n fi ìdí ọlọ́mọdà járí bàbá wa fẹ́ járí bàbá wa fẹ́ ẹ̀sìnlẹ̀ gbogbo àtàláfí ara ọlọ́mọdà àti bàbá wa lọ́sọ̀ọ́ báyí wọ́n máa padà sí gùn wọ́lá ayé wà àti tí wọ́n ti ṣe wọ́lá ayé ọmọ ọlọ́mọdé wọ́n sọ dì ìwọ̀n làwọn náà fi ń gbáyé káàkiri ìyẹn bá rí bàbá wa wọ́n wù yàn kéèyàn máa jọ wọ́n gbogbo ọgbà ọ̀bẹ̀ ni wọ́n fi ń dáa sí gbogbo ọgbà

sọ bẹ́ẹ̀. Bàbá rẹ̀ ṣe yìí. Bàbá rẹ̀ إلى أنفسكم أعرض عليما عليكم عريض عليكم من الله إبراهيم عيسى الله رب يا شيخ لا إله إلا هو عيسى الله بسم الله الرحمن الرحيم إلى أهل قريش إلى أهل مشهد الوحيد والعبد والأنس البيت الذي وسع مؤمن به وعظم بناؤه ẹjẹ́ kí wá gbé ọlọ́ọ̀bá ti bí lápapọ̀. ẹjẹ́ ká tó gbé ọlọ́ọ̀bá ti bí lẹ́pàá. ẹlẹ́ẹ̀kẹta ká tó Allahu akbar kabira. inú mi tó púpọ̀ lélẹ̀. ẹ̀nà àádùn púpọ̀ lélẹ̀. sáàpùlọ́ òlẹ̀ rẹ̀ lẹ́ inú mi tó púpọ̀ lélẹ̀ pé mo ní kí mílẹ̀ tó wá mú mi tó wá mú wọn lọ́dọ̀ bàbá ilé ti tó wá tẹ́tí kí fún mú wọn àwọn bàbá wa arìnkí ọkọ̀ wa tó tó ìṣàtúwà ìtòlẹ́yìn àti bẹ̀rẹ̀ wà ti fún wa

kó tó di pé àwọn tí ìṣẹ́ ìlàwọ́ sọ ìgbẹ̀yìn tí ẹ̀tún tó pàtàkì tó ìlòrò jù ẹwà sọ ìgbẹ̀yìn dáwọn mójútó yí lọ́wọ́lọ́wọ́ tí ó ti tẹ̀lé ra wọn nù àwọn bàbá tí ìṣẹ́ ìgbẹ̀ fún alójẹ ní òfin ọ̀kábà mọ́ lára bàbá wa àgbà àwọn táà náà ìpàdíkẹ́ lára wọn àwọn ọ̀kábà mọ́ lára tí wọn àwọn tí wọ́n fún alójẹ ní lọ́wọ́lọ́wọ́ àwọn náà ọ̀kábà mọ́ èèyàn mẹ́ta ni bàbá wa bí àdúgbà tí méjì ìtọ́ ìtọ́ fi tọ́ bí àdúgbà fi àtọ̀ bí àwọn méjì làwọn kálẹ̀ yìí àwọn tó wọ́n ti tọ́jú àndẹ̀ǹkalẹ̀ àwọn tó ti àkọ̀bí àndẹ̀ǹkalẹ̀ àdíkáwà rí pé ó sì dọmọ ní bá ìpele ìyá ẹ̀ nílẹ̀ kò sí àsọdá ọlọ́run ọba tí ò jáwà wọ̀nyí ó sàsọdá àwọn bàbá wa náà ọjọ́ ọmọ padà síbú láíláí ọlọ́run ọjọ́ ọmọ padà síbú láíláí tí mo kí ọwà tí a fẹ́ dágọ́ ọba sí Dawud alifáàlá ẹgbà títọ́ ẹwà dídí gbogbo àwọn afẹ́fẹ́ wọn pátápátá ẹni ọlọ́run gbogbo wọn àwọn tó wá fún wọn pátápátá ẹni ọlọ́run gbogbo wọn gbogbo dáwà ń jí kalẹ̀ lẹ́nkọ́ àwọn tán fi tọ́jú ìgbẹ̀yà ìbọ́lọ́lọ́mọ́tí ọyọ́mà lé ọ̀sà ní ọlọ́mọ́tí ayọ́mà lé ọ̀sà ní iṣẹ́ tí bàbá wa ń ṣe ní àwọn alájúwà ìsìlẹ́lì ti rò yìí iṣẹ́ tí bàbá wa ń ṣe àwọn tí wọ́n lé tẹ́ríta náà ní fún wa jáde ti rò yìí ọwá kù ìṣọ́ ló dì mú wọ́n máa tẹ káàkiri àwọn ọ̀sà fọ̀mọ́ lóbi lọ́lọ́mọ́tí ayá ọmọ àlè ẹni bá ti tẹ́tẹ́ ìṣù ó ti ó ti yọ máa lè ọlọ́jà yọ máa lè o àfọ̀mẹ́tí bàbá wa dáa fún lọ́wọ́ fẹ́ tó wà fún ọjà lè ṣe ọlọ́jà lè dìmọ́ ọlọ́jà lè lò síbẹ̀ tí wọ́n ń dáa fún bàbá wa tí ń jẹ́ yìí náà nítorí bàbá wa náà ní kókọ́ máa tẹ́kọ́ máa tù tí àbá jẹ́bẹ̀ ni bàbá òní tí òkú kẹ́lú gbogbo àyọ́ máa sọ̀rọ̀ àwọn wa mú mi ni àwa fún mi yẹ̀ fún ìta tí mo mú bàbá wa ní gbogbo ọmọ ìlú ìtẹ̀lẹ́ wá tòkó lé ọlọ́mọdé ọmọ padà sí gbòòrò àkàlẹ́jà kò ní láti tí gbogbo àwọn aṣíwájú mi kéré nínú òṣèké sọ́lé nínú òṣèké tó lè kí Làtàrí jáfà àti lílá bí ẹ̀bà ń panupọ̀ kí bàbá wa ò gbogbo ayé ní gbádùn yìí, gbogbo ayé ní gbádùn yìí, gbogbo ayé ní gbádùn yìí, náà gbádùnlé ara yìí. Ọlọ́jẹ́ gbádùnlé ara yìí. Ọlọ́jẹ́ gbádùnlé ara yìí. Ẹgbẹ́ bàbá wa ń sinmi kẹ́ẹ̀ẹ́ mẹ́rin bá wa fún ní tó ọ̀la bá wa fún ní tó àlàáfíà fún àti ilé ẹgbẹ́ bá fẹ́ràn ọdún kí bá fẹ́ràn wọn káàkiri ọkà عزيز عليه ما عليكم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل إلا الله لا إله إلا هو عليه توكلت والله هو العزيز بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في مجاهدة الساعي والغيث والعابد وبهان البيت الذي وجه من يوي وعلى وجهه من الأرض Ẹnu àsìkò tó kù. Ẹnu àsìkò tó kù. Wọ́n kà fi dúpẹ́ ni. A fi dúpẹ́ ni. Ṣé ìṣàkù. Àwọn àwọn fún àṣẹ ìṣàkù. A bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ̀ májìkò akáwẹ̀ tó tán. A bẹ̀rẹ̀ ọ̀nkọ́lọ̀ májìkò akáwẹ̀ tó tán. A gbádùn ọ̀dùbá ilẹ̀. Ọjọ́ mẹ́ẹ̀dógún. Ọjọ́ mẹ́ẹ̀dógún. Wọ́n ti mú ní ọ̀rìn. Ilé Ọdọ̀dún kejì tó ti ṣe. Láti ṣe àti ìráyè lọ wọ̀n. Àti ìrẹ́nilẹ̀ wò wọ́n. Àti ìráyè lọ wọ̀n. Tí ó sì kó rí bẹ́ẹ̀. Ọjọ́ ìkó rí bẹ́ẹ̀. Tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Tí ó tó rí bẹ́ẹ̀. Nítorí àwọn ni àjọ̀lẹ̀ náà ní àdáńgbá ní àdáńgbá nínú fámílì ọ̀nà fámílì tẹ́ ẹ̀rọ débẹ̀ tí bá débẹ̀ ìlọrin pé ẹnìkan jẹ́ àfáà jẹ́ Ìwàdúwà sí Ádámù ni. Ìgbàdúwà sí Ádámù ni. Ìgbàdúwà bàbá wa jí ní bẹ́sì ni. Ìgbàdúwà bàbá jí bẹ́sì ni. Ìgbàdúwà bàbá wa ẹlẹ́ha ni. Ìgbàdúwà bàbá ẹlẹ́ha ni. Ìgbàdúwà bàbá wa lẹ́jẹ́ àṣà ni. Ìgbàdúwà bàbá lẹ́jẹ́ àṣà ni. Ìgbàdúwà sí ni. Ìgbàdúwà bàbá wa ni. Ọlọ́run pa mi lẹ́kún. Ọlọ́run pa àbá lẹ́kún ẹwà ń sáré kó ìrìn dáadáa Ìlàrí ìdájá. Gbogbo ìdùnnú ọgbọ́n ìgbàlójẹ́ láláyé. Àtàwọn yóò fún wọn náà. Ìlàrí Rahman Rahim. Ìlàrí Quraysh. Ìlàrí Ìwọ̀sẹ̀. Ọ̀rẹ́ àkùrọ̀ ọ̀sán àtẹ̀lẹ́. Àlẹ́bí àbáwọn ìdíwọ̀ àbáwọn ìdọ̀lọ́pọ̀. Ìlàrí Rahman Rahim. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله فاستعن بعبد ربك واستغفر انه كان توابا. أعطاه لقمان عبد المجيد عبد المجيد إليها أتكرر الله أتكرر الله Adéjúmọ̀. Adúgbọ́dọ̀ ọlọ́run. Adúgbọ́dọ̀ ọlọ́run. Ní ìjọlọ ìdájá fáwọn náà. Ilé ọmọdé fáwọn náà. Ní ayé tó rò lọ́run. Àpọ̀lá ajé àjíṣì náà alẹ́gbẹ̀ kanáà. Àpọ̀lá ajé àjíṣì náà alẹ́gbẹ̀ kanáà. Àtúkọ̀lọ́dọ̀ ọlọ́run. Àrígbọ́rọ̀ ọlọ́run. Àtúkọ̀lọ́dọ̀ ọlọ́run. Àrígbọ́rọ̀ ọlọ́run. Àrígbọ́rọ̀ ah, ọlọ́run. Tẹ̀lé ìsìnkú mẹ́. Wà sí jòkó mẹ́. Wà sí jòkó mẹ́. Wà sí jòkó mẹ́. Wà sí jòkó mẹ́. Wà sí jòkó mẹ́. Ilé kí ó jòkó mẹ́. Ilé kí ó jòkó mẹ́. Ọjọ́ àjímọ̀ mẹ́mẹ́. Ìtù àjímọ̀ mẹ́mẹ́. Ìtù àjímọ̀ mẹ́mẹ́. Ìtù àjímọ̀ mẹ́mẹ́. Lásìkò táà lérò. Lásìkò táà lérò. Ìjìndà. Ìjìndà. Àdúgbò ọlọ́run. Àrọ́ ọlọ́run. Oníbàjẹ́. Oníbàjẹ́ láíláí. Oníbàjẹ́. Oníbàjẹ́. Oníbàjẹ́. Òtókù tí ń dùn wá nù. Òtókù tí ń dùn wá nù. Ọlọ́run sọ عليهم ولا يستغفر فليعبد رب هذا البيت الذي أطعم من جوع من الخوف أبو لا تبارك عليه أبو لا تبارك عليه Ìjọ́sìn ọdá adó jẹ́ wọ́n fún àwọn àfihàn màmá. Wọ́n fún àwọn aláìyàn bá lọ. Méjì ẹ̀ta mọ́júmọ́ àná. Méjì ẹ̀ta mọ́júmọ́ àná. Ọmọ náà lọ. Ọmọ náà lọ. Ìrẹ́bá tún kọ́ ìfẹ́ àbáta fẹ́rin ìyá kan ìṣògùn òkè kí ní ìmọ̀ ààrẹ lóhun ìyá kan àbámá pé kí ní máa yá máa yá lóhun wọn àìlògùn ní kò ní sí kankan àwọn àbárí kò ní sí kankan àṣíkẹ̀ẹ́kẹ́ masájíjú àjíjú olóògbà mi àṣílò ọjíjú owó lóògbà mi àjíjú owó lóògbà mi

ẹ̀ndàfírí ọkàn ẹ̀ndàfírí ọkùnrin ní ọwá ẹ̀dẹ̀ ìdàfírí ẹ̀ndàfírí ẹ̀kọ́ nǹkan sí ọlọ́run ẹ̀kọ́ nǹkan sínú àkájọ ọlọ́run pẹ̀tẹ̀ tó dọ̀dún mẹ́rin ọlọ́run jọba aláyé o àmì ìjọba kẹ́kọ̀ọ́ nǹkan kẹ́kọ̀ọ́ tí ó rẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ náà káàkiri ọlọ́wọ́ bá ti nínú wá ìṣẹ̀lẹ̀ wọn ni ìkìrì wọn ṣe lè àwọn bá ẹbá ti dé lọ ní ẹbá tó lọ ní ẹbí àrá afárásọ́lá sí ilé ayé náà ilé ayé náà níbàlẹ̀ lóṣòrò ọlọ́jẹ́ mi yóò kó Ọlọ́pàá kàákà fún yí, ọlọ́mọ̀hámà rọ́sùn, ọlọ́mọ̀jáfà wọn náà, ní ìfọ̀ bá ti ṣe wúrán bá bá ṣe ṣe wúrú bá inú àmọ̀gbẹ̀kọ́tẹ́ o àmọ̀kọ́tẹ́ o ti nílé ẹgbẹ́ ti nílé ìnimọ́tò wọ́n ti nímọ́tò ń sáyé lọ ń sáyé lọ láti wá káàkiri náà ọlọ́mọdé orí bọ́ ó tó dọ́bùrù ní àwọn sàbánà tó mẹ́tẹ́gbà wọn iná àpínà ìzájà òfinà àmàrọ̀hìn iná àpínà kàlàkọ́gbà ọ̀tọ́lọ́ tó tàwọn àrùn nàìjíríà ọ̀pẹ́lẹ́gbẹ̀ yọ́fà lọ́rù ọ̀pẹ́lẹ́gbẹ̀ àfà mẹ́rin Àbájáman, Àbájájí, Òjòjògbà ọkùnrin, Ẹ̀yà àtújùkú, Ẹ̀yà àtẹ́jẹ̀gbẹ́lẹ̀, Ẹ̀yà òjòpátá, Ọ̀pẹ̀yìn lórí Islam, Ọlọ́jọ́ ọ̀yẹ́ ojú, Ọlọ́jọ́ ọ̀yẹ́ ojú, Ọjọ́ ọ̀yẹ́ ojú, Ọjọ́ ọ̀yẹ́ pàṣẹ́yìn, Bájá Fọ́nà Abúlúfàájú. Ìlàrà اللهم صل على سيدنا محمد الفاتن الرشيد اي كانوا مقدمون كانوا مقدمون كتا اتربات اتربات وقالوا ان يشكم اي وان كان يشكم وقتا رب العزة ما يسكون والسلام على المرسلين الحمد لله رب العالمين